Tonight, ní àṣálẹ̀, we're looking at what is called. À ń ṣe àgbéyẹ̀wò ohun tí a pè ní. The habitation. Ibùgbé. Of spiritual insanity. Àwọn wèrè tẹ̀mí. The habitation. Ibùgbé. Of spiritual insanity. Àwọn wèrè tẹ̀mí. That is something known as spiritual insanity. ohun there is a habitation for that kind of insanity. ibùgbé sì I read from the book of Isaiah. Isaiah. chapter twenty-eight. Isaiah orí ìkejì-dín-ní-ọgbọ̀n. The habitation of spiritual Insanity. Ibùgbé ìsínwín tẹ̀mí. There is a sponge and a broom of fire. Kọ̀ǹkọ̀n àti ìgbálẹ̀ iná wà. Passing through our midst. Tó ń la wa kọjá. To purge us for greater revival. Láti fọ̀ wá mọ́ fún ìsọjí ńláńlá. And to prepare us for what the Lord wants to do in our lives. Láti pèsè wa sílẹ̀ fún ohun tí Olúwa ṣe nínú ayé wa. Isaiah chapter twenty-eight. Isaiah orí kejì dín ní ọgbọ̀n. verse twenty-one. Ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n. For the Lord shall rise up as in Mount Perazim. Nítorí Olúwa yóò dìde bí òkè Pérésímù. It shall be rock as in the valley of Gibeon. Yóò sì bínú gẹ́gẹ́ bí ti àfoníbojì Gibeoni. Why should the Lord get that angry? Èyí ṣe tó lọ á ṣe bẹ́ẹ̀. That he may do his work. Kí ó bá a lè ṣe iṣẹ́ rẹ̀. His strange work. Iṣẹ́ ara rẹ̀. And bring to pass his act. Yóò sì mú ìṣe rẹ̀ ṣẹ àjèjì ìṣe rẹ̀. his strange act. àjèjì ìṣe rẹ̀. let me read that one again. ẹ jẹ́ n tún kà. But the Lord shall rise up as a Mount Perazim. Nítorí Olúwa yóò dìde bí òkè Pẹ́rísámù. He shall be wrought as in the valley of Gibeon. Yóò sì bínú bíi ti àfonífojì Gibeoni. That he may do his work. Kí ó bá a lè ṣe iṣẹ́ rẹ̀. His strange work. Iṣẹ́ ara rẹ̀ àjèjì and bring to pass his act. Yóò sì mú ìṣe rẹ̀ ṣẹ. His strange act. Àjèjì ìṣe rẹ̀. What do these scriptures mean? Kí ni ẹsẹ̀ Bíbélì túmọ̀ sí? Whatever God wanted to do in that verse. Ohunkóhun tí Ọlọ́run bá fẹ́ ṣe nínú ẹsẹ̀ Bíbélì. Is completely alien, strange to the nature of God. Ó jẹ́ ohun tó ṣàjèjì sí ẹni tí Ọlọ́run jẹ́. But yet he has to do his strange work. Síbẹ̀síbẹ̀ ó ní láti ṣe iṣẹ́ àjèjì rẹ̀. And his strange act. Àti àjèjì iṣẹ́ rẹ̀. Listen carefully beloved. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ olùfẹ́. The ministry of a preacher. Iṣẹ́ ìránṣẹ́ oníwàásù. May sometimes not seem to accomplish much. Ó lè dàbí ẹni pé kò ṣe nǹkan kan púpọ̀. Sometimes the preacher may talk and talk and shout and shout and shout. Ọ̀pọ̀ ìgbà oníwàásù lè sọ̀rọ̀, ó lè kígbe He may speak until he's sweating. Ó lè sọ̀rọ̀ débi pé yóò máa sẹ́gùn. He may speak until he's having headache. Ó lè sọ̀rọ̀ débi pé orí yóò máa fọ́. And he may appear as if he's not achieving much. Ó sì lè dàbẹ̀ ní pé iṣẹ́ rẹ̀ kò mú ohun tó dára jáde. God told Isaiah. Ọlọ́run sọ Isaiah. To preach láti wàásù. But before he told Isaiah to preach. Ṣùgbọ́n kó tó sọ fún un pé kí ó wàásù. He told Isaiah that nobody will do what he is going to say. Ó sọ fún Isaiah wípé kò sẹ́ni tí yóò ṣe ohun tí yóò sọ. The hearing they will hear. Ó ní gbígbọ́ wọn ó gbọ́. But they will not understand. Ṣùgbọ́n òye rẹ̀ ò ní yé wọn. The seeing they will see. Ó ní rírí wọn ó rí. They will not perceive. Ṣùgbọ́n òní ló so that they can perish. Kí wọ́n bá a lè ṣègbé. God said the same thing to Ezekiel. Ọlọ́run sọ ohun kan náà fún Ezekiel. He don talk to these people. Ó ti lọ bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀. They will not hear. Ṣùgbọ́n wọn ò ní gbọ́. At least those who want to hear will hear, those who don't want to hear will not want to hear. Àwọn tó fẹ́ gbọ́ wọn ó gbọ́, àwọn tí wọn ò fẹ́ gbọ́ wọn ò ní gbọ́. But then he added something to what he said to Ezekiel. Ṣùgbọ́n wá fi ohun kan kún ohun tí sọ fún Ezekiel. In Ezekiel chapter two. Nínú ìwé wòlíì Ezekiel orí ìkejì. Verse five ẹsẹ̀ ìkarùn-ún. said Ezekiel don't worry. ó sọ fún Ezekiel má kọ mi nú. you just tell them what I ask to tell them. wọ́n náà sọ ohun tí mo ní kó sọ fún wọn. if they like they hear they don't like they don't hear. bí wọ́n bá fẹ́ kí wọ́n gbọ́ bí wọ́n bá fẹ́ kí wọ́n má gbọ́. but it will be nice if they hear. ṣùgbọ́n yóò dára tí wọ́n bá gbọ́. but he then added something to that minister of Ezekiel. ṣùgbọ́n wọ́n fi ohun kan kún iṣẹ́ ìránṣẹ́ Ezekiel. Ezekiel chapter two verse five. nínú wẹ̀wẹ̀ ilé Ezekiel orí ìkejì ẹsẹ̀ ìkarùn-ún. and they. àti àwọn. whether they will hear. Bí wọn ó gbọ́. Or whether they will not hear. Tàbí bí wọn kò gbọ́. For their rebellious house. Nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Yet shall know. Síbẹ̀ wọ́n mọ̀ pé. That there had been a prophet. Wòlíì kan ti wà. Amongst them. Láàárín wọn. Tó lè sèké, don't worry. Ó sọ fún èsì kẹ́hìn máa kọ́ mi ní tiẹ̀. They will soon recognize. Wọ́n tó mọ̀. That there was a prophet amongst them. wòlíì kan bẹ láàrin wọn. told them all these things. tó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wọn. a preacher is not responsible for what the listeners will do with the message. oníwàásù kọ́ ni yóò jẹ ẹni tí yóò jẹ́jọ́ lórí ìwàásù tó wàásù fáwọn tó ń gbọ́. a preacher is to proclaim the message. òun ni láti tiẹ̀ ni láti sọ ìwàásù ọ̀hún. pure and simple èyí tó rọrùn tó sì rí bákan náà. a preacher is to be under the anointing that was upon Paul. oníwàásù yóò bẹ lábẹ́ àmì òróró tó ń bẹ lórí Paul. when he said necessity is laid upon me. nígbà tó sọ pé àìgbàjọ má ṣe ń bẹ lára mi. that's why they say you can force a horse to the water. ìdí nìyẹn tó sọ pé o lè fi ipá mú ẹrẹ̀ ẹṣin dé ìdí odò. but you cannot force the horse to drink. ṣùgbọ́n o lè fipá mú un mu omi. Many of us, God brought us here for a specific purpose. Some were right in the bottom of the ladder. The Lord said, No, my son, my daughter. Olúwa sọ I don't want you at the bottom. Rise up. go, Go. Máa lọ. There are thousands of people who come to Mountain of Fire and Miracles Ministry. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló wá sórí òkè náà àti ẹ̀yà. But nobody preached to them to come here. Bí kò sì sí ẹni tó wàásù fún wọn pé kí wọ́n máa bọ̀ ní. God himself went to them. Ọlọ́run fúnra rẹ̀ ló lọ bá wọn. He said go. Ó ní máa lọ. Some heard. Àwọn kan gbọ́. Some just saw the logo in the sky. Àwọn kan wọ́n kàn rí orúkọ ìjọ yìí ní àwọsánmọ̀ ni. And then they came. Wọ́n sì wá. But nobody comes here by chance. Ṣùgbọ́n kò sí ẹni tí ó ṣe èṣì síbí. Even if you see somebody say, I'm going away. Kódà bó bá lẹ́nu kan sọ pé mò ń kúrò ń bẹ̀. Maybe it's a temporary person here. Ó yá ẹni tó wà ń bí fún sáà díẹ̀ ni. Or somebody who has been deceived by the enemy so that he can be destroyed. Tàbí ẹni tí àwọn ọ̀tá fi tàn jẹ kí wọ́n lè bá bá tiẹ̀ jẹ́. But then now that you are here. Ṣùgbọ́n nísìnyí tó wà níyìí. You must get to a level in your spiritual life when you say, Lord. O gbọ́dọ̀ dé ìpele kan ní ìpele ẹ̀mí rẹ tó ń sọ fún I didn't bring myself to this place. You organized for me to be here. What do you want for my life here? It will be a tragedy if you come to our meetings, you pray our prayers, you have prayer, you have prayer, you have prayer, breakthroughs, and at the end of the day. They throw the person to fire. Yóò jẹ́ àjálù ńláńlá tí o bá wá sórí òkè tó ń gbàdúrà wa tí o gbàdúrà àdúrà tí ń bẹ nínú ìwé òjò àdúrà àdúrà àti àlàjá síbẹ̀síbẹ̀ tí wọ́n sọ ń tọ̀hún sọ̀rọ̀ àpáàdì. The reward of the preacher, according to the Bible. Èrè oníwàásù gẹ́gẹ́ bí Bẹ́lí ti wí. Is that one day. O ní pé lọ́jọ́ kan. They shall know. Wọ́n mọ̀. That a prophet was among them. Wípé wòlíì kan bẹ̀ láàrin wọn. Didn't he say these things? wípé ǹjẹ́ kò wí báyìí bí. There is one thing worse than not coming to church. Ohun kan wà tó burú ju kéèyàn má wá sínú ilé ìjọsìn lọ. And that is to come to church and do nothing about the message. Òun sì ni kéèyàn wá sí ilé ìjọsìn kí ó sì má ṣe nǹkan kan nípa ìwàásù bẹ́ẹ̀. James call himself deception. Jacob pè é ní ìtàn ara ẹni jẹ. The man who gambles with the devil. Ẹni tó ń bá èṣù ta tẹ́tẹ́. will eventually find that defeat is sure. Yóò rí dájú pé ìjákulẹ̀ ni tòun. Because the devil is a master gambler. Nítorí èṣù ó mọ tẹ́tẹ́ ta. Not one leg in his kingdom, one leg in the kingdom of God. You want to destroy yourself. Ẹsẹ̀ kan nínú ìjọba rẹ̀, ẹsẹ̀ kan nínú ìjọba Ọlọ́run, ó fẹ́ bá tara rẹ̀ jẹ ni. One minute anger will borrow you, the other minute you are speaking in tongues. You want to destroy yourself. Ìṣẹ́jú kan ìbínú, ìṣẹ́jú kan ìfèdèfọ̀, ó para rẹ run ni. One minute you go to this funny prophet, the other minute you are speaking in tongues and prophesying, you will destroy yourself. Ìṣẹ́jú kan ó lọ bá wòlíì ti bí ní ìṣẹ́jú mìíràn, ó máa fèdèfọ̀, ó bà para jẹ́. One minute you run to one baba somewhere, the other minute you are praying from the book, so you will destroy yourself. Ìṣẹ́jú kan ó lọ bá bàbá gbẹ̀ǹgbẹ̀ kan níbì kan, ìṣẹ́jú mìíràn ó gba àdúrà, ó tanra rẹ jẹ ni. I read a story. Mo ka ìtàn kan a bird that was too lazy to hunt for food. ẹyẹ kan tí ó jẹ́ ọ̀lẹ láti dọdẹ oúnjẹ. began to beg a fisherman. ó bẹ̀rẹ̀ sí ní bẹ ẹni tó ń pẹja. for worms. ìpè kó fún òun ní èkòló. The fisherman used to put that the worms in his hook to catch fish. Pẹjapẹja yóò fi èkòló sórí ìwọ rẹ̀ yóò sì fi mú ẹja. Oh, the fisherman said no problem. Ó pẹjapẹja ẹ̀ wá ní pé kò sí ìyọnu. You give me one piece of feather from your back. Ìwọ fún mi ní ìyẹ́ kan lẹ́yìn rẹ. And I give you one worm. Èmi yóò sì fún ọ ní èkòló kan. And anytime you are seriously hungry. Ìgbàkúùgbà tẹ́bí láti ń pa ògidì. If you give me ten pieces of feather. Tó bá fún mi ní ìyẹ́ mẹ́wàá. I give you ten worms. Èmi náà fún ọ ní èkòló mẹ́wàá. And the bird said fine. Ẹyẹ sì ni ó dábẹ́. So The bird was eating the worms. Ẹyẹ oúnjẹ ekòló. And donating his feather. Ó sì ń fi ìyẹ́ rẹ̀ fún. Eating the worms. Oúnjẹ ekòló. Donating his feather. Ó sì ń fi ìyẹ́ rẹ̀ fún ẹgbẹ́ Until one day. Títí fi di ọjọ́ kan. The bird discovered that he tried to fly. Ẹyẹ gbìyànjú láti fò. Found that he could not fly. Ó sì rí pé òun ò lè fò mọ́. Because. Torí. He had exchanged. Ó ti ṣe pàṣípààrọ̀. His feather. Ìyẹ́ rẹ̀. For worms pẹ̀lú èkòló. he now went to the fisherman. ó wá lọ bá pẹjapẹja. say mr man please sorry. ó ní ọ̀gbẹ́ni má bínú. can I have my father's back I give you your worms back. fún mi ní iye mi padà kí n sì dá èkòló rẹ padà fún ọ. the fisherman said no. pẹjapẹja ẹ ní pé rárá o. I trade worms for feather. Mo fi ekòló ṣòwò. I don't trade feather for worms. N ò fi ìyẹ́ ṣòwò. Ekòló. So your feathers are gone. Ìyẹ́ rẹ o ti lọ. And to the, to bring me back worms I don't want worms. Láti wá dá ekòló padà fún mi, èmi ò fẹ́ kòló mọ́. The devil has stolen the wings of many eagles here. Èṣù ti jí ìyẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdì lọ níhìn. And the eagles are not flying. Àwọn ìdì ọ̀hún ò wá lè fò mọ́. To where they should fly. Sí ibi tó yẹ kí wọ́n lọ. Some people pray aggressive prayers. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n gbà àdúrà tó Give me my wings back, give me my wings back. Fún mi ní ìyẹ́ mi padà, fún mi ní ìyẹ́ mi padà. The enemy said no. Ọ̀tá sọ pé rárá bẹ́ẹ̀ kọ́. You gave it to me yourself. Ìwọ ló fi lé mi lọ́wọ́ fúnra rẹ̀. You gave me your wings. Ìwọ ló fún mi ní ìyẹ́ rẹ̀. Why do you want it back? Èyí ṣe tó wá fẹ́ padà. Many churchgoers these days, beloved. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn lóde òní olùfẹ́. They have become so worthless. Wọ́n ti di ẹni tí ò lọ́rọ̀ Ọlọ́run nínú. That the devil does not waste time on them anymore. Ebi wípé èṣù kò ń fà àkókò ṣòfò lórí wọn mọ́. He doesn't waste time on them. Kò àkókò ṣòfò lórí wọn mọ́. It's already in my record book. Torí pé orúkọ rẹ̀ ó ti wà nínú ìwé rẹ̀. The truth is that when your spiritual temperature is high enough. Olùfẹ́ òtítọ́ ọbẹ̀ ni pé tí ìmọ̀ru ẹ̀mí rẹ tó bá gbóná jọjọ. It will kill every satanic arrow fired at you. Yóò pa gbogbo ọfà sátánì tí wọ́n bá tà sí ọ. The Mosquito has not been born. A ò tí ì bíyàn mìíràn mú náà. Who will wait for you to plug your iron into electricity and put it at two hundred degrees centigrade? Tí yóò mú ọ kí o gbé Ìlọrin ìlọṣọ tí o gbé sórí ìgbóná tí ó sì gbóná gidi. and the mosquito will say I want to play on the surface of the iron. tí ẹ̀fọn wọn wá sọ pé orí irin tó gbóná yìí lòun ti ṣeré. no the reason the enemy is so strong against many of us is because our spiritual temperature is low. ìdí tí ọ̀tá fi lágbára lórí ọ̀pọ̀lọpọ̀ wa ni pé a ò gbóná nínú ẹ̀mí. some come crying geo oh, but you see our group held night vigil we held night vigil because of this thing we held night vigil. àwọn kan wá wọn ní alámòjútó àgbà ẹ̀rí bí ìsọ̀rí wa wọ́n ṣe iṣẹ́ òru lórí nǹkan wọ̀nyí a ṣe iṣẹ́ òru. we have night vigil. a ṣe iṣẹ́ òru. one thousand blind men. afọ́jú ẹgbẹ̀rún kan. cannot see better than one blind man. kò lè ríran ju. one blind man. afọ́jú kan lọ. they are all. gbogbo wọn afọ́jú ni wọ́n where two or three sinners are gathered in his name. Níbi tí ẹlẹ́ṣẹ̀ méjì mẹ́ta bá kóra jọpọ̀ ní orúkọ rẹ̀. There is no strength in their numbers. Kò sí okun nínú iye tí wọ́n bá tó. Their heaven cannot open. Ọ̀run wọn kò lè ṣí sílẹ̀. Until they repent. Àfi tí wọ́n bá ronúpìwàdà. You gather choir and orchestra together. Ó kó àwọn oní ohun èlò orin àti àwọn kọrinkọrin jọ papọ̀. The conductor is a leper ẹni tó ń darí wọn amókun ni. the one playing the guitar is cripple. èyí tó ń ta gìtá òun náà rọ. the one that is beating the drum is mad. ẹni tó ń lu ìlù wèrè ni. You gather all of them together like that. Wàá kó gbogbo wọn papọ̀ bẹ́ẹ̀. And you want music. Ó wá fẹ́ orin. What you get is chaos. Ohun tó rí òun ni yánpọnyánrin. So you gather ten thousand blind prophets together you say they pray. Ó kó wòlíì ẹgbẹ̀rún kan tó ń fọ́jú okun ọjọ́ pé ẹ gbàdúrà. There is no difference between those one thousand prophets and one blind prophet. Kò sí ìyàtọ̀ láàárín àwọn wòlíì afọ́jú ẹgbẹ̀rún àti wòlíì ẹyọ kan ṣoṣo tó fọ́jú. How does some of us want to make heaven when television takes the best of your time. Olùfẹ́ báwo ni a ṣe fẹ́ dé ọ̀run nígbà tó jẹ́ pé amóhùnmáwòrán ti gba gbogbo àkókò wa? One thing I've noticed in my life as a As a uh, believe Ohun kan tí mo wòye nínú ayé mi gẹ́gẹ́ bí onígbàgbọ́. the most quiet places I've ever visited in my life. Ó ní pé ibi tó pa rọ́rọ́ jùlọ tí mo lọ láyé mi. It's when you go to pray for the sick. Ó ní tó bá lọ gbàdúrà fún àwọn aláìsàn. There isn't too much noise on that. Ariwo kì í pọ̀ níbẹ̀. Also at the cemetery. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ní ìtẹ́kù. Not too much noise. Ariwo ń pọ̀ níbẹ̀. So if the spiritual life of somebody is dead. Tí ìgbé ayé ẹnìkan bá ti dòkú. The environment of that person will not experience signs and wonders. Agbègbè ẹ̀mí ó ń tọ̀run kò ní ní ìrírí iṣẹ́ All the backsliding, re repenting, backsliding, re repenting is a sure sign of spiritual insanity. Gbogbo ìpẹ̀yìndà, ìrònúpìwàdà, ìpẹ̀yìndà, ìrònúpìwàdà, òun ni ìdánilójú ìsínwín nípa tẹ̀mí. All the cry, oh Lord, I'm sorry. Gbogbo igbe Olúwa má bínú. I did this again. Mo tún ṣe kinní lẹ́ẹ̀kan sí. I'm sorry. Má bínú sí mi. I did it again. Mo tún ṣe lẹ́ẹ̀kan sí. Forgive me. Dáríjì mi. I did it again. Mo tún ṣe lẹ́ẹ̀kan sí. Please forgive me. Dáríjì mi. It's spiritual insanity. Ìsínwìn tẹ̀mí ni. I had a call from a sister many years ago. Arábìnrin kan tẹ̀ mí ní wáyà ní ọdún mélòó sẹ́yìn. She was crying bitterly on the phone. Ó sì ń sunkún kíkorò lórí ẹ̀rọ ọ̀hún. Dr. Olukoya pray for me so that I don't die. Ó ní dókítà gbàdúrà fún mi kí n má bàa kú. So what's the problem? Ó ní kí ni wàhálà náà? So I promise God that any time I commit fornication you should kill me. Ó ní òun ṣèlérí fún Ọlọ́run pé ìgbàkúgbà tóun bá dá ẹ̀ṣẹ̀ àgbèrè pé kó gbẹ̀mí òun. But you see I'm a contractor. Ṣùgbọ́n àwọn tí wàá ṣe é. I'm a contractor. I wanted business. I'm just falling into the sin. So I don't want to die. Please pray. She was the one that told God to kill me if I This is why many of us who are supposed to be battling lions are busy fighting mosquitoes. All over the land. káàkiri gbogbo ilẹ̀. there is a group of hospitals they call asylums. ilé ìwòsàn kan wà tí wọ́n pè ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ. all over the land. káàkiri gbogbo ilẹ̀. and it's a shame to put people there. ó sì o yóò jẹ́ ìtìjú láti fa àwọn ènìyàn síbẹ̀. it's a shame to pump powerful drugs into people. ìtìjú ni láti tú oògùn tó lágbára sára àwọn ènìyàn. The asylum is a form of prison. Ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ ó dàbí túbú. If someone should say I release them now. Lẹ́nu ọ̀kan bá sọ pé ẹ tú wọn lẹ̀. Let them go. Jẹ́ kí wọ́n máa lọ. Release them. Tú wọn sílẹ̀. People will say no. Àwọn ènìyàn ní bẹ́ẹ̀ kọ́. We can't release them. A ò lè fi wọ́n sílẹ̀. Because they are mad. Nítorí wọ́n ti ya wèrè. We do not have more sense than God. A ò ní ọgbọ́n ju Ọlọ́run lọ. God to has an asylum for mad people. Ọlọ́run náà ní ilé ìwòsàn alárùn ọpọlọ fún àwọn tó ti wí. He has a habitation for insanity. Ó ní ibùgbé fún ìsínwí. If a person continues to rebel against God. Bẹ́ẹ̀ni ọba tẹ̀síwájú láti máa ṣọ̀tẹ̀ sí Ọlọ́run. God has an asylum for that person. Ọlọ́run ní ilé ìwòsàn alárùn ọpọlọ fún àwọn ẹni bẹ́ẹ̀. That asylum is a land of wasted life. Ilé ìwòsàn alárùn ọpọlọ ó jẹ́ ilẹ̀ àwọn ayé tó ti ṣòfò dànù. It's a land of wasted opportunities. Ó jẹ́ ilẹ̀ àwọn àǹfààní tó ti ṣòfò dànù. It's a land of wasted talents. Ó jẹ́ ilẹ̀ àwọn tálẹ́ǹtì tó ti ṣòfò dànù. God is a God of love, no doubt. Ọlọ́run jẹ́ Ọlọ́run ìfẹ́ àkọ́minú yẹn. But if you just preach God as a God of love alone. Ṣùgbọ́n bí o bá wàásù gẹ́gẹ́ pé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìfẹ́ nìkan. You are giving a distorted picture of God. Ó ń ṣe ẹ̀dá Ọlọ́run èyí tí ò yẹ. God and man were very good friends. Ọlọ́run àti ènìyàn ọ̀rẹ́ kò rí kò sùn ni wọ́n. Until sin came in. àfi ìgbà tí ẹ̀ṣẹ̀ wọlé. when sin came in everything now changed. nígbà tí ẹ̀ṣẹ̀ wọlé gbogbo nǹkan wá yí padà. sin had to be punished. ẹ̀ṣẹ̀ ó ní láti gba ìjìyà. and that had to take place somewhere. Ó sì ní láti ṣẹlẹ̀ ní ibì kan. God knew that some people would choose rebellion forever. Ọlọ́run mọ̀ wípé àwọn kan wọ́n yan lọ ọ̀tẹ̀ títí ayé. He saw that some men and women would choose to be married to the devil and to sin forever. Ó rí pé àwọn ọkùnrin kan àwọn obìnrin kan wọ́n yàn láti fẹ́ èṣù títí ayé. He therefore prepared a place for them to go. Ó wá pèsè ibì kan sílẹ̀ fún wọn láti lọ. And that place is what the Bible calls hell. Ibẹ̀ sì ni Bíbélì pè ní ọ̀run àpáàdì. The place was needed. Ibẹ̀ ó nílò rẹ̀. So God now provided. Ọlọ́run wá pèsè rẹ̀. God provided this asylum for a particular reason. Ọlọ́run pèsè ilé àrùn ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ yìí fún ìdí kan ní pàtó. Because of the seriousness of sin. Nítorí bí ẹ̀ṣẹ̀ ṣe le tó. When you think about Calvary, And you see what Jesus went through on that cross. It brings for you the seriousness of sin. If you take just a needle. Bí o And you put it inside your palm. You will see how painful it is. Ó rí bí ó ṣe dunni tó. Now for somebody's hand to be placed on wood. Kí a wá gbé ọwọ́ ènìyàn lórí igi. And they put a six inch nail there. Wọ́n sì fi ìṣó ìwọ̀n mẹ́fà kan mọ́. And they bang it and bang it until that hand was struck to the wood. wọ́n sì fi òlùlù débi wípé ìṣó ìjáde lọ́wọ́ rẹ̀ lọ sínú ogi. Because of sin. Nítorí ẹ̀ṣẹ̀. You must know that it's a very serious affair. A mọ̀ wípé ohun tó le This is why God went to very great length to deal with sin. Ìdíyèsí Ọlọ́run ṣe ìrìn jìnnà láti mójútó ẹ̀ṣẹ̀. And to provide a way of escape from its consequences. Àti láti mú ọ̀nà àsálà Fún ìdí rẹ̀. So that's why God will not have it easy at all with those who are playing with his words. Ìdílé Ọlọ́run ò ní fọwọ́ yẹpẹrẹ mú àwọn tó ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣeré. Jesus came before they pushed him around and dealt with him like a fool. Jésù wá bá wọn kí wọ́n tó mú kí wọ́n tó jẹ́ ní àbí ẹni tí ò mọ nǹkan When he came the first time. Nígbà tó wá nígbà àkọ́kọ́. They dealt with him like a fool. Wọ́n jẹ́ ní àbí ẹni tí ò mọ nǹkan He was nailed on that cross. Wọ́n sì kàn án lórí ibi àgbélébùú. But when he now comes back now. Ṣùgbọ́n nígbà tí yóò wá padà wá. If you hold a cross on the head. Bí a bá di àgbélébùú mú lórí. It becomes a sword. Yóò di idà. It now come it's now coming back with the sword. Ó wá ń padà bọ̀ pẹ̀lú idà ní ọwọ́ rẹ̀. So because of the seriousness of sin, the asylum of hellfire was provided. Nítorí bí ẹ̀ṣẹ̀ ṣe le tó, a ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ ọ̀run àpáàdì sílẹ̀. Because God does not bear sin at all. Nítorí pé Ọlọ́run ò ń fara da ẹ̀ṣẹ̀ rárá. God cannot bear to be with sin. Ọlọ́run ò lè fojú wo ẹ̀ṣẹ̀. He has to provide a place where all the sinners will go. Ó ní láti pèsè ibi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ó lọ. Sinners themselves now. Àwọn ẹlẹ́ṣẹ̀ fúnra wọn bọ̀ wáyé. They cannot bear to be with a holy God. Wọn ò lè wà pẹ̀lú Ọlọ́run mímọ́. Because the Bible says can two work together except they be agreed. Ìtòrí Bẹ́lí sọ pé ǹjẹ́ ẹni méjì lè rìn papọ̀ àfi tí wọ́n bá ní ìṣọ̀kan. God has to provide a place. Ọlọ́run láti pèsè ọgbà wèrè fún wọn. This asylum ọgbà wèrè yìí was provided by God so that sin could be punished. Ọlọ́run ṣètò rẹ̀ kí a lè bá a jẹ ẹ̀ṣẹ̀ níyà. So that judgment could be fulfilled. Kí ìdájọ́ kó lè bá wá sí ìmúṣẹ. So that those who have chosen to go against God. Kí àwọn tó ti yàn láti ṣe lòdì sí Ọlọ́run. Can spend eternity suffering. Kí wọ́n bá a lè lo ayérayé wọn nínú ìjìyà. Some will choose to be with God forever. Àwọn kan yàn láti wà pẹ̀lú Ọlọ́run títí ayé. Others will choose to be with the devil forever. Àwọn kan yàn láti wà pẹ̀lú èṣù títí ayé. God now gave free will to everybody to choose which one they want. Ọlọ́run wá fààyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti yan èyí tí ó wù wọ́n. So the choice is now yours. Ó wá kù sí ọ lọ́wọ́. The habitation of insanity is hellfire. Ibùgbé ìsínwín ọ̀run àpáàdì ni. You must not go there. You should not plan to go there. O ò gbọ́dọ̀ lọ́bẹ̀, o ò gbọ́dọ̀ pinnu àti lọ́bẹ̀. Because any believer who goes there, any believer who goes there is trespassing. Nítorí onígbàgbọ́ tó bá lọ síbẹ̀, ó ń rúfin ni. Enough facilities on ground to ensure that you don't go. Ohun èlò tó tó tó ṣẹ́kù wà láti rí i dájú pé ò lọ síbẹ̀. Unfortunately, I speak to you with tears in my heart now that the The path to hellfire is lined with the corpses of pastors. Ó wá ṣe mí láàánú, ó sì kàn mí lọ́kàn débi wípé ọ̀nà ọ̀run àpáàdì àtòómọ́ àwọn òkú àwọn olùṣọ́ àgùntàn. It's very, very sad. And many people claim to know God. Ọ̀pọ̀lọpọ̀ They are disgracing his name. Now if you have been coming to our meetings here. And for some strange reasons, God forbid. You find yourself in hellfire it will be very terrible. What do you want to tell the Lord? Kí ló ń say you didn't hear sound doctrine. You don't know how to pray. O mọ bí wọ́n ṣe ń gbàdúrà. You don't know about the blood of Jesus. O mọ nípa ẹ̀jẹ̀ Jésù. They didn't tell you that these things are bad, that one is bad, that one is bad. Wọn ò sọ fún ọ pé tí bí ò da tọ̀, wọn ò da ìyẹn ò da. They didn't tell you that if you hate anybody, you are a murderer. Wọn ò sọ fún ẹ pé tí o bá kórìíra ẹnikẹ́ni apànìyàn ni ọ́. What do you want to tell God? Kí ló fẹ́ sọ fún Ọlọ́run? You want to tell God you didn't know that they told you that your mouth can take you to hellfire? Kí A man of God had a dream. Òjíṣẹ́ Ọlọ́run kan lálàá. He found himself at the gate of heaven. Ó bára rẹ̀ ní ẹnu ọ̀nà ọ̀run. He wanted to enter. Ó fẹ́ wọlé. The angel said no. Áńgẹ́lì sọ pé rárá. You can't enter now. O lè wọlé báyìí. It's not time for you to come. Àkókò tí ì tó fún ọ. And I said okay. Wà ló dà. Sir. Alàgbà. Since you said I should not enter. Níwọ̀n ìgbà tẹ ẹ sọ pé kí n má wọlé. Tell me. Ẹ sọ fún mi. Who are the people inside? Àwọn wo ló wà nínú ilé yìí? The angel said why don't you. Áńgẹ́lì sọ pé. Make a guess. Eh, Sọnú sí àwọn tó wà ń bẹ̀. Said. Uh, Are they Methodist people? Ó ní sí àwọn ìjọ elétò ni wọ́n. The angel said no. Áńgẹ́lì sọ pé bẹ́ẹ̀ kọ́. Are they Baptist people? Ṣé àwọn ìjọ Baptist ni? The angel said no. Áńgẹ́lì sọ pé bẹ́ẹ̀ kọ́. Are they Catholic? Ṣé àwọn Catholic àgùdà ni? The angel said no. Áńgẹ́lì ní bẹ́ẹ̀ kọ́. Ṣé à? Ah. Ó ní à. Ah. All right. Ó dà. People said no. How about those people in hellfire? Àwọn wo ló wá wà lọ́run àpáàdì? Are they Methodist? Ṣé àwọn ìjọ elétò ni? Said yes. Inú bẹ́ẹ̀ ni. Are they Baptist? Ṣé àwọn ìjọ Baptist ni? Yes. Níbẹ̀ ni. Are they Catholic? Ṣé àwọn àgùdà ni? Said yes. Níbẹ̀ ni. Then who are those in heaven? Àwọn wo ló wá wà lọ́run? Ẹni sẹ́ though. Wọ́n sọ pé àwọn. Who have been redeemed. Tí a ti rà padà. Through the blood. Nípa ẹ̀jẹ̀. Of the lamb. Ọ̀dọ́ àgùntàn. Who have abandoned their sins. Àwọn tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. And who have agreed to follow the lamb wheresoever he goes. Tí wọ́n sì ti gbà láti tẹ̀lé ọ̀dọ́ àgùntàn ní ibikíbi tó bá lọ. They are the ones there. Àwọn ló wà níbẹ̀. Denominational barrier not counting. Pé ọmọ ìjọ ti bí ni mí. Kò ní í ṣe. Hell is worse than any picture anybody can paint for you. Olùfẹ́ ọ̀run àpáàdì burú ju ọ̀rọ̀kọ́rọ̀ tàbí àkàwé tẹ́nìkan lè sọ nípa rẹ̀ lọ. All the memories that anybody will have in hellfire will just be fuel for the fire. Gbogbo èrò tàbí ọpọlọ táwọn ènìyàn ò ní lọ́rùn àpáàdì yóò jẹ́ ohun èlò fún iná yìí. Even all those things you have forgotten. Kódà àwọn ẹ̀ṣẹ̀ tó ti gbàgbé. That you didn't confess. Wípé o jẹ́wọ́ rẹ̀. You will remember. Ó rántí wọn. And the thoughts of that sin will torment the person more. Èrò ẹ̀ṣẹ̀ yìí yóò sì dá òǹtọ̀ lóró sí. Abraham told that rich man in hellfire. Abraham sọ fún ọlọ́rọ̀ yìí lọ́rùn àpáàdì. Son. Ó sọ pé ọmọ. Remember. Rántí. <laughs> Remember. Rántí. Uh, don't forget. Remember. Màá gbàgbé rántí. When you were in the world. Nígbà tó ń bẹ láyé. Remember. Rántí o. Remember what you did. Rántí ohun tó ṣe. The man had to leave his money. Ọ̀gbẹ́ni láti fowó rẹ̀ sílẹ̀. Left all his possessions behind. Ó fi gbogbo ohun ìní rẹ̀ sílẹ̀. But he still had his memory. Ṣùgbọ́n ọpọlọ rẹ̀ tàbí ìrántí rẹ̀ wà bẹ́ẹ̀. So you are doing something now nobody can see you. Ó ń ṣe nǹkan kò ń ṣe àwọn nǹkan sì kò sẹ́ni tó rí ọ. The day is coming. Ọjọ́ ń bọ̀. Everything will be made plain. Gbogbo rẹ̀ ni yóò hàn ní gbangba. The murderer will remember the face of his victim. Àwọn apànìyàn wọ́n rántí ojú àwọn ẹni tí wọ́n ti pa. The aborted babies will stand and talk. Àwọn ọmọ tí wọ́n ṣẹ́ wọ́n ó dúró wọn ó sì sọ̀rọ̀. The chief will remember whom he or she has cheated. Àwọn alẹ́nijẹ àwọn ò rántí ẹni tí wọ́n ti rán jẹ. Those who have been stealing from people all those who come out and testify. Àwọn tó ti ń jẹ àwọn ènìyàn lólè ohun tí wọ́n dí yóò jáde láti jẹ́rìí sí wọn. And as many sin as in as in, in the person's life will be adding fuel to the fire fuel to the fire. Iye ẹ̀ṣẹ̀ tó bá sì ń bẹ nínú ayé ènìyàn ni yóò máa fi epo fún iná yìí. There is an exit from the earth. Ọ̀nà àṣájáde lọ́rùn àpáàdì wà. Except from the earth. Kúrò ní ilẹ̀. This earth. Ní ayé If you want to get out of the earth. Tí o bá fẹ́ jáde ní ayé. There's an exit. Ọ̀nà àṣájáde wà. Through death. Nípa ikú. If you want to come out from heaven. Bí o bá fẹ́ jáde ní ọ̀run. There's an exit. Ọ̀nà àbájáde wà. After all, Jesus came down from heaven to die for our sins. Ìdí Jésù ti ẹ̀sọ̀ kalẹ̀ láti ọ̀run láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Moses and Elijah came down from heaven to discuss with Jesus. Mose àti Elijah wọ́n sọ̀ kalẹ̀ láti bá Jésù fọ̀rọ̀ jomi tó rọrọ̀. But there is no exit from hellfire. Ṣùgbọ́n kò sí ọ̀nà àbájáde lọ́run àpáàdì. No exit. Once the person gets in. Ọ̀nà àbájáde lọ́run àpáàdì. Níwọ̀n ìgbà tí èèyàn bá wọlé. That it parí. I always pray. Mo máa ń gbàdúrà nígbà gbogbo. That God should show his people a picture of hellfire. Ipe kí Ọlọ́run fi àwòrán ọ̀run àpáàdì hàn àwọn ènìyàn rẹ̀. Look at it very well. Kí wọ́n sì wò ó dáadáa. Later you go and look at the picture of heaven. Kí wọ́n wá lọ wo àwòrán ọ̀run lẹ́yìn ìgbà náà. You look at that thing very well. Kí wọ́n wo ìyẹn náà dáradára. You now decide. Ó wá pinnu. Where you want to go. Ibi tó fẹ́ lọ. I shared it a long time ago. Mo sọ fún wa ní ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀ ọjọ́ sẹ́yìn. one of our fathers in the lord. ọ̀kan nínú àwọn bàbá wa nínú olúwa. died at a very old age. ó kú ní ọjọ́ ogbó. the prayer warriors were not happy. àwọn afàdúrà jagun inú wọn ò dùn. they now gathered themselves. wọ́n kóra wọn jọ pọ̀. and they began to pray. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. come back. Padà bọ̀. Come back. A padà bọ̀. They prayed. Wọ́n gbàdúrà. The old man opened his eyes. Bàbá arúgbó After some hours of prayer, like ten hours. Lẹ́yìn àdúrà bíi wákàtí mẹ́wàá. When he opened his eyes, he looked at the prayer warriors with disdain. Nígbà tí ó lajú, ó fi ojú burúkú wo àwọn àfàdúrà jagun. Oh no. Why did you bring me back here? Kí ló dé tẹ́ ṣe mú mi padà wá bí? I don't like this name. Mo fẹ́ràn gbìn. They say Baba you can go we still need you around. Wọ́n ní bàbá ẹ̀ tí lè lọ nílò yín lárọ̀ọ́wọ́tò. Okay. Sódà. The first day they brought him food. Ìgbà ọjọ́ àkọ́kọ́ tí wọ́n gbóúnjẹ wá fún un. He looked at the food. Owó oúnjẹ ọ̀hún. So. Oh. Ó ah. This is sand. Erùpẹ̀ rè. Second day they brought him food. Ọjọ́ kejì wọ́n gbóúnjẹ wá bá. He looked at it again. See this is another sand. Owó ó ní à tún lè yí. But anytime the prayer warriors went out of the room. The old man will start praying. Bá Oh Lord, take me back. Olúwa mú they entered, he will keep quiet. By the fourth day, ní was dead again. He didn't want to stay. That's why the Bible says. Eyes have not seen. Ears Etí kò tí ì gbọ́. Neither has entered. Bẹ́ẹ̀ ni kò tí ì wọnú. Into the heart of man. Ọkàn ènìyàn. What the Lord has prepared. Ó pèsè sílẹ̀. For those who love him. Fún àwọn tí ó fẹ́ràn rẹ̀. Before eternity starts. Tí ayé ayé tó bẹ̀rẹ̀. Satan. Sátánì. Sinners. Àwọn ẹlẹ́ṣẹ̀ and fallen spirits. àti àwọn ẹ̀mí tí ó ṣubú. will be cast into fire. a ó sọ wọn sínú iná. Hell is not a good place to go. Ọ̀run àpáàdì kì í ṣe ibi tó dára láti lọ. In Psalm nine. Ní orin Dávidi ìkẹsàn-án. From verse seventeen. Láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Psalm nine. Orin Dávidi orí ìkẹsàn-án. Verse seventeen. Láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nine verse seventeen. Orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlógún. The wicked shall be turned into hell. Orí àwọn ènìyàn búburú ni a ó dà sí ọ̀run àpáàdì. And all the nations that forget God. Àti gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. All the nations that forget God. Gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. So the Lord does not mind turning a whole nation into hellfire. Nítorí náà kò kan Ọlọ́run bóyá kí ó da gbogbo orílẹ̀-èdè sọ̀run àpáàdì. Hellfire is a place of spiritual insanity. Ọ̀run àpáàdì ó jẹ́ agbègbè ìsínwí nípa tẹ̀mí. You must not plan to go. O ò gbọ́dọ̀ pinnu àti lọ síbẹ̀. You must not even play close to the edge of it. O ò tiẹ̀ gbọ́dọ̀ ṣeré dé bèbè rẹ̀. Because hellfire is a place where the fire shall never be quenched. Nítorí ọ̀run àpáàdì ó jẹ́ ibi tí wọn ò ti ní pa iná ọbẹ̀. It's a place of consciousness. Ó jẹ́ ibi tẹ́nìyàn ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ you will be fully conscious. Ó mọ̀ lámọ̀ pé. It's a place of torment. Ó jẹ́ ibi ìdálóró. Very hot place. Ibi tí yóò sì gbóná jọjọ. If somebody has been locked up in a room. Bí a bá ti ẹnìkan mọ́nú yàrá. And they are hitting the room from beneath. Tí wọ́n sì ń dáná sí yàrá òun láti ìsàlẹ̀. It is hotter than that. Ó gbóná ju ìyẹn lọ. The place is so bad. Ibẹ̀ burú débi pé. That the Bible says the rich man cried out. Bíbélì sọ pé ọlọ́rọ̀ náà fi gbé ta. Father Abraham, let this man put his finger in water and put it on my tongue for I am tormented in this flame. Ìpè bàbá Abrahamu jẹ́ kí ọkùnrin tọwọ́ ọkàn ṣoṣo bọnú omi kí ó sì kán èrò omi sí àwọn mi nítorí pé à ń dà mí lóró nínú a place of darkness. Ó jẹ́ ibi òkùnkùn bírímù bírímù. A picture of hopelessness. Ó jẹ́ àwòrán àìní ìrètí. A place of eternal separation from loved ones. Ibi ìyà ẹni sọ́tọ̀ kúrò nínú àwọn àyànfẹ́. All those parties we have held for the father gone, mommy gone, you turn the back side. 21 times over. If they have gone to hellfire, you have wasted your money. Gbogbo àwọn patí tí a máa ń ṣe tí a máa ń ẹ̀yìn òkú padà ní ìgbà mọ́kànlélógún tàbí jù bẹ́ẹ̀ lọ, ìfi owó ṣòfò ni. Once they have gone to hellfire, it's a waste. Níwọ̀n ìgbà tí wọ́n bá lọ sọ́run àpáàdì, ìfowóṣòfò ni. Hellfire is a place of no return. Ọ̀run àpáàdì ó jẹ́ ọ̀run àrèmábọ̀. One day I saw a picture of what the Lord gave me a picture of what it looked like. lọ́jọ́ olúwa fi àwòrán bó ti rí hàn mí. that was an accident. ìjàmbá mọ́tò kan ṣẹlẹ̀. a petrol tanker slammed on a poultry vehicle. ọkọ̀ àjàgbé ejò tí ó máa ń kó epo ó ṣubú ọkọ̀ tó ń kó àwọn ohun ọ̀sìn. and the poultry vehicle caught fire. ọkọ̀ tó ń kó àwọn ohun ọ̀sìn yìí sì gbaná. that poultry vehicle was filled with chicken live chicken. ọkọ̀ yóò sì kún fún àwọn ẹdìyẹ tí wọ́n ò tí ì kú. the driver of the poultry vehicle was dead. awakọ̀ ọkọ̀ yìí ó ti kú. the poultry vehicle had caught fire. ọkọ̀ tó ń kó àwọn ohun ọ̀sìn yìí náà oh, gbaná. beloved you should have seen those poor birds inside that fire. olùfẹ́ bí a bá rí àwọn ẹyẹ tó ń bẹ nínú náà yìí. struggling to get out. tí wọ́n ń làkàkà àti jáde. but the fellow who had the key was already dead. It's just like that. Bẹ́ẹ̀ lórí. Fire at the poultry. Iná ní Poultry door has been locked. ṣùgbọ́n àti ti ilẹ̀kùn ibi tí wọ́n kọ́ àwọn náà sí. all the things that people are doing wrong. gbogbo àwọn nǹkan táwọn ènìyàn ṣe tí ò dára. that part of their body will be specially tormented. ẹ̀yà ara wọn tó ń ṣe bẹ́ẹ̀ a ó dá lóró lọ́nà àrà ọ̀tọ̀. if it's your breast they will hang it up on fire. tó bá jẹ́ ọmú rẹ ni wọ́n fi kọ́ sórí iná. if it's your tongue they will hang it up. bó bá jẹ́ ahọ́n rẹ ni wọ́n fi kọ́. if it's your leg they will hang it up. tó bá jẹ́ ẹsẹ̀ rẹ ni wọ́n fi kọ́. if you are a pastor you have been misusing your opportunity they will hang you up with your collar. bó bá jẹ́ ìtàn ni ó tó ti ń ṣàǹfààní rẹ lò ike ọrùn rẹ ni wọn fi kọ́. It will be a place of test. Yóò jẹ́ ibi ìdánwò. A place of frustration and anger. Ibi ìjákulẹ̀ ohun ìbínú. A place of the anger of God poured out undiluted. Ibi tí ìbínú Ọlọ́run lógidì yóò ti tú jáde. A place originally prepared for Satan and his angels and not for you. Ibi tí Ọlọ́run pèsè sílẹ̀ fún Sátánì àti àwọn áńgẹ́lì rẹ̀ tí kìí ṣe fún ìrẹ. A place where you find spiritual dogs. Ó jẹ́ ibi tí a ó ti rí àwọn ajá tẹ̀mí. And spiritual vultures. Àti àwọn igúnnugún tẹ̀mí. It's a place of humiliation. Ó jẹ́ ibi ìrẹ̀sílẹ̀. A place of boiling and burning eternally. Ó jẹ́ ibi ìjóná títí ayérayé. A place of withered and poisonous trees o, growing. Ó jẹ́ ibi tí igi tí ó ti rọ tí ó sì lóró ti ń jó. A place of ever burning sulphur and wild winds of fire. Ó jẹ́ ibi tí súnfùrù iná àti ẹ̀fúùfù líle iná ti ń fẹ́. It's a place of chaos and darkness. Ó jẹ́ ibi yánpọnyánni àti òkùnkùn birimubirimu. It will be the house of the antichrist and Mr. Devil. Yóò mú yóò kún ilé àwọn aṣòdì Kristi àti ọ̀gbẹ́ni èṣù fúnra. will be the house of all the wicked people. It will be the house of the hypocrites and church members who are not born again. But many people come to the house of God but they are simply not born again. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ilé Ọlọ́run tó sì jẹ́ wípé wọn ò tíì di àtúnbí. If you are born again, you won't box your wife. Bí o bá dàtúnbí, o ò ní kan ìyàwó rẹ lẹ́sẹ̀ẹ́. If you are born again, you won't steal. Bí o bá dàtúnbí, o ò ní jalè. If you are born again, you won't bear grudges. Bí o bá dàtúnbí, o ò ní yodì. If you are born again, pride will not take over your soul. Bí o bá dàtúnbí, ìgbéraga ò ní gbàkóso ọkàn rẹ. If you are born again, all things will have gone away in your life. Bí o bá dàtúnbí, ohun àtijọ́ yóò ti kọjá lọ láyé rẹ. The place will be a place for all your unfaithful ministers. Ibẹ̀ yóò jẹ́ ibi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò finú kan ṣe iṣẹ́ rẹ̀ yóò fẹ́. It's a place of no return. Ó jẹ́ ibi àrèmábọ̀. Once a man enters. Ní kété tẹ́nìyàn bá wọ bẹ̀. He will always be there. Ìgbà gbogbo ni yóò máa gbé bẹ̀. So why should somebody want to enjoy sin for five minutes and to stay in eternity forever? Èsì ṣe tẹ́mi yóò fẹ́ láti gbádùn ẹ̀ṣẹ̀ fún ìṣẹ́jú márùn-ún tí yóò sì wà ní ibi ìparun fún ayérayé. Sister you need to pray brother you need to pray. Arábìnrin o ní láti gbàdúrà arákùnrin o ní láti gbàdúrà. Mọ́mí and daddy you need to pray. Mama, àti ìyá ẹ ní láti gbàdúrà. Because it will be a terrible tragedy. Nítorí yóò jẹ́ àjálù ńláńlá. If you are in heaven and your husband is in hellfire. Bí o bá wà lọ́run tí ọkọ rẹ̀ sì ń bẹ lọ́run àpáàdì. or you are in or you are in heaven your children are in hell fire. tàbí ìwọ wà ní ọ̀run tí àwọn ọmọ rẹ sì wà lọ́run àpáàdì. the three most terrible friends in the world. ọ̀rẹ́ mẹ́ta tó burú jù lọ láyé. they Mr. Sin. òun ni ọ̀gbẹ́ni ẹ̀ṣẹ̀. Mr. Death. ọ̀gbẹ́ni ikú. and Mr. Hellfire. àti ọ̀gbẹ́ni ọ̀run àpáàdì. they are the three most terrible friends. Àwọn ni ọ̀rẹ́ tó burú jáì jùlọ. In the whole world. Ní gbogbo àgbáyé. Sin. Ẹ̀ṣẹ̀. Sows, he will sow things. Yóò fúnrúgbìn, yóò fúnrúgbìn nǹkan. Like a farmer, he will sow. Gẹ́gẹ́ bí àgbẹ̀ yóò gbìn nǹkan. Then. Ikú. Will reap what sin had sown. Yóò kórè ohun gbogbo tí ẹ̀ṣẹ̀ ti gbìn. Then hellfire now. Ọ̀run àpáàdì. Will now gather and keep it. Yóò wá kó o jọpọ̀, yóò sì tọ́jú ẹ̀. Unfortunately, in Isaiah chapter five. Ó ṣe ni láàánú pé ní ìwé wòlíì Isaiah orí ìkarùn-ún. Verse fourteen. Ẹsẹ̀ ìkẹrìnlá. The Bible says. Hellfire has been enlarged. Israeli sọ pé ọ̀run àpáàdì ti fẹ̀ sí. Because of the abundance of our prey. In Isaiah chapter five. Verse fourteen. Ẹsẹ̀ ìkẹrìnlá. Therefore hell hath enlarged herself. Nítorí náà ipò òkú An open amount. Without measure. And their glory. And their multitude. Àti ọ̀pọ̀lọpọ̀ wọn. And their pomp ìjọ wọn. and he that rejoiceth. àti àwọn tí ń yọ̀. shall descend. yóò sọ̀kalẹ̀. into it. inú rẹ̀. hell been enlarged. ọ̀run àpáàdì ti fẹ̀ sí. and the mouth is open. ẹnu rẹ̀ sì là sílẹ̀. Unfortunately, many are working hard to get there. Many are making effort to go there. Must you go to hell, beloved? Should you perish? Ǹjẹ́ o gbọ́dọ̀ ṣègbé bí? Must your immortal soul get lost? Ǹjẹ́ ni àìdíbàjẹ́ rẹ gbọ́dọ̀ sọnù bí? discovered too late. nìyẹn tẹ́nìyàn kan fi pe ọ̀run àpáàdì ní òtítọ́ tó ti pẹ́ jù kéèyàn tó mọ̀. So at the end of the day everybody will be wise. Nítorí náà ní òpin ọjọ́ gbogbo ènìyàn ni yóò jẹ́ ọlọ́gbọ́n. But the time of wisdom will vary. ṣùgbọ́n ìgbà ọgbọ́n òun ni yóò yàtọ̀ sí. men have ridiculed hellfire. àwọn ènìyàn ti fẹnu tẹ́ńbẹ́lì ọ̀rọ̀ àbáyé. men have denied its existence. àwọn ènìyàn ti sẹ́ ẹ wípé kò sí. but when they now find themselves there. wọ́n nígbà tí wọ́n bá bára wọn ní ibẹ̀. they realize that it is true after all. wọ́n mọ̀ wípé òtítọ́ ni. Don't go to the habitation of spiritual insanity. Má lọ sí ibùgbé ìsínwó ìtẹ̀mí. But the truth is that. Ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé. For many it will be too late. Fún ọ̀pọ̀lọpọ̀ yóò ti pẹ́ jù. Their doom is fixed because they refuse to change their ways. Ègbé wọn ó ti dúró nítorí pé wọ́n kọ̀ láti yí padà. So anybody who goes to the judgment seat of Christ. Ẹnikẹ́ni tó bá lọ síwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Unpardoned. Láì jẹ́ pé wọ́n dáríjì. Unsaved. Láì jẹ́ pé ó jẹ́ ní ìgbàlà. Your blood will be on your own head. Ẹ̀jẹ̀ rẹ yóò wà lórí ara rẹ. One thing that bothers somebody like me. Ohun kan tó máa ń ènìyàn bíi tèmi lóminú. And I should bother all preachers. preachers of the word of God. Ó sì láti máa kọ àwọn tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lóminú. And it's a very solemn thought. Tí sì jẹ́ èrò tó jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Is that. Òun ni pé. Everybody you preach to. Gbogbo ènìyàn tó bá wàásù fún. Including yourself. Àti ìrẹ fúnra rẹ. You will eventually stand. Wọ́n ó dúró. Before the judgment seat of God. Níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Therefore, brethren. Nítorí náà, ará. I must warn you, I must tell you about these things. Mo gbọ́dọ̀ kì í nílọ̀, mo sì ní láti sọ fún yín nípa àwọn nǹkan wọ̀nyí. The Bible that tells us about wonderful heaven. Bíbélì tó sọ fún wa nípa ọ̀run tó jẹ́ ìyanu. Also tells us about a terrible place called hellfire. Òun ló sọ ibi tó burú jáì tí à ń pè náà ní ọ̀run àpáàdì fún wa. Many years ago, I shared in this place. Ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn mo sọ̀rọ̀ yìí níbí. That for you to go to hellfire. Ipe fún ọ láti lọ sọ̀rọ̀ àpáàdì. There are so many hurdles to cross. Àwọn ohun wà tó ní láti fò kọjá. So many hurdles to cross. Ó pọ̀ láti fò kọjá. If you get there. Bí o bá débẹ̀. You must have made some conscious effort to go there. O ní láti mọ̀ọ́mọ̀ sapá láti lọ síbẹ̀ ni. Number one, you need to cross the hurdle of the church. Àkọ́kọ́ o ní láti fò ìjọ kọjá. Number two, you need to cross the hurdle of the gospel. Èkejì ni pé o ní láti fo ìrere kọjá. Number three, you need to cross the hurdle of the Bible. Ìkẹta o ní láti fo Bíbélì kọjá. Number four, you need to cross the hurdle of your conscience. Ìkẹrin o ní láti fo ẹ̀rí ọkàn rẹ kọjá. Number five, you need to cross the hurdle of the Holy Spirit. Ìkarùn-ún o ní láti fo ẹ̀mí mímọ́ kọjá. Number six, you need to cross the hurdle of the crucified Christ. Ìkẹfà o ní láti fò Kristi tí a má gbélé ègbò kọjá. Some preachers are saying there will be no praying in hell. Àwọn oníwàásù kan sọ wípé àdúrà ò ní sí lọ́run àpáàdì. There will be praying there. Àdúrà wà ń bẹ̀. Serious prayer meeting. Àdúrà ìpàdé àdúrà gidi. But it will be too late. Ṣùgbọ́n yóò ti pẹ́ jù. In hell there will be no excuses. Lọ́run àpáàdì kò ní sí àwáwí. No one will claim that God has been unfair to them. Kò sẹ́ni tí yóò sọ wípé Ọlọ́run ò jẹ́ ní rere sí àwọn. That rich man pray, Father Abraham have mercy on me. Ọlọ́ lọ́rọ̀ ìgbàdúrà pé bàbá Ábúráhámù ṣàánú fún mi. He prayed serious prayer points. Ó gba àkókò àdúrà tó lágbára lọ́rùn àpáàdì. But like many other men. Ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òde òní. He waited too late before he cried for mercy. Ó jẹ́ kó pẹ́ jù kó tó kígbe fún àánú. I have been invited to many meetings before. Wọ́n ti pè mí sí ọ̀pọ̀lọpọ̀ ìpàdé rí. Where people refuse to pray. Ibi táwọn ènìyàn ti kọ̀ láti gbàdúrà. We have had to try hard. A ní láti gbìyànjú gidi. To bring some some people to just attend prayer meetings. Láti mú àwọn kan kí wọ́n wá sí ìpàdé àdúrà. But in that day. Ṣùgbọ́n ní ọjọ́ yìí. The largest prayer meeting of all times shall be held. Ìpàdé àdúrà tẹ́lò ó ti pọ̀ jù ọ̀run àpáàdì ni yóò wà. Because they will be crying for mercy. Nítorí wọ́n máa ké fún àánú. Inside the fire. Nínú iná. If a person dies as a sinner. Bẹ́ẹ̀ni wọ́n bá kú gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. You may have had your last sermon o ti lè gbọ́ ìwàásù àgbọ́kẹ́yìn. but you have not prayed your last prayer. ṣùgbọ́n o ti gbàdúrà àgbàkẹ́yìn. that prayer you refuse to pray here. àdúrà tó kọ̀ láti gbà ní ìyẹn. the person will pray it in hellfire. ó tọ̀ òun yóò gbà lọ́rùn àpáàdì. will pray it seriously in hellfire. yóò gbà gidigidi lọ́rùn àpáàdì. as a brother a member of this fellowship. arákùnrin kan tó jẹ́ ọmọ ìjọ yìí. I think he closed late from work one day. Ó pẹ́ kó tó kúrò níbi iṣẹ́ lọ́jọ́ kan. I was coming home around one a.m. Ó sì ń bọ̀ nílé níbi aago kan òru. And um, policemen just went to the bus stop and gathered all the people who were there. Àwọn ọlọ́pàá wọ́n sì lọ síbẹ̀ wọ́n lọ kó gbogbo èrò tó wà níbẹ̀. Some were coming from Deeper Life Bible Study. Àwọn kan ń bọ̀ láti ìpàdé àwọn Deeper Life. Eugene Bible Study. Àwọn kan ń bọ̀ láti ìpàdé àwọn Redeem. Some were coming from our spiritual clinic. Àwọn kan ń bọ̀ láti ìpàdé ẹ̀mí wa wọ́n sì kó gbogbo wọn jọ pọ̀. they were all robbers. wọ́n sọ pé gbogbo yín adigunjalè ni. and they locked them up in the cell. wọ́n sì tì wọ́n mọ́nu túbú. this brother from MFM said. arákùnrin tó wá látòrí òkè náà wí he didn't know that those people could pray like that. dípò òun ò mọ̀ páwọn ènìyàn wọ̀nyẹn wọ́n lè gbàdúrà bẹ́ẹ̀. they didn't sleep. wọ́n sùn. When the brother from heaven said, okay, it's time to pray. Nígbà tí arákùnrin tó wá látòrí òkè náà sọ pé àkókò àdúrà ti tó. He said, if you saw the way the police cell was boiling. Ó ní bí o bá rí bí ọlọ́pàá fúnra rẹ̀ ṣe ń rú. The police cell, the way it was boiling with prayer. Bí túbú àwọn ọlọ́pàá bó ṣe ń hó fún àdúrà. She will be shocked. Wípé ẹ̀nu yà yàn. So it's when people are not in serious mess. Nígbà táwọn ènìyàn ò bá sínú ìyọnu ńlá. Ìgbìmọ̀ ẹ̀sẹ̀ I don't need the prayers. Àlá mi ò nílò àdúrà yẹn. Why must you decide to perish? Why must you decide to choose death instead of life? If you have ever been to a funeral service. Especially when a young person has died. You look at the faces of those coming from the funeral. Ìwọ wojú àwọn tó ń bọ̀ láti ibi ìpàdé ìsìnkú ọ̀hún. You can almost see confusion in their eyes. Ẹ ò rí rúdurùdu ní ojú wọn. The confusion is this. Rúdurùdu bẹ̀rẹ̀. So this one we are burying now. Ilé ìta àǹsìn yìí. Where has it gone now? Ibo ló ti lọ? We sang there now. Akọrin dídì. That we shall see him on the resurrection morning. Ipe a ó rí ní òwúrọ̀ àjíǹde. But are we really show we shall see? Ǹjẹ́ ó tiẹ̀ dá wa lójú pé a ó rí? Are we sure we shall see? Ó dá wa lójú pé a ó rí. The pastor that came to conduct the burial. olùṣọ́ tó wá ṣètò ìsìnkú ọ̀hún. Did not know. Kò mọ̀. The kind of person is buried. Irú ẹni tó ń sin. It's like that burial ceremony. This brother had died. And the pastor was burying the brother. As the pastor was conducting the burial. Somebody tapped the pastor. Sir, This man you are burying. Was the one that impregnated your daughter. So. You know, he's dead now. Your daughter is already pregnant. The pastor forgot his service. And began to rain curses. From somebody who has already gone to hellfire. So meaning that even the pastor himself is a candidate. Ó túmọ̀ sí pé olùṣọ́ àgùntàn fúnra rẹ̀ èrò ní. For hellfire. Fọ̀ràn àpáàdì. When you see the faces of these people going for burial. So where has it gone now? What are they doing right now? Highly intelligent people. Àwọn who are not born again. They get very uncomfortable at funerals. When the preacher now says it is appointed unto man. To die once. Many of them shiver ọ̀pọ̀lọpọ̀ wa jìnnìjìnnì ó bò wọ́n. they may not believe it but they know the man is telling the truth. wọ́n lè má gbàgbọ́ ṣùgbọ́n mọ̀ pé òtítọ́ lọkùnrin yìí sọ. make up your mind beloved. nínú olùfẹ́. anyone who goes to hellfire is trespassing. ẹnikẹ́ni tó bá lọ sọ́run àpáàdì oorun fin even today as I'm talking to you now. ó dáa lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. judgement is going on somewhere in one form or the other. Ìdájọ́ ń lọ lọ́nà kan tàbí lómìíràn níbì kan tàbí níbòmíràn. That judgment of throwing people into hell fire for eternity. Ìdájọ́ sísọ àwọn ènìyàn sọ́run àpáàdì fún ayérayé. Is not the nature of God. Kì í ṣe ẹ̀dá Ọlọ́run tàbí ẹni tọ́lọ́run jẹ́. He wants to do his strange work. Ìdí nìyẹn tí Bẹ́ẹ̀ni sọ pé ó fẹ́ ṣe iṣẹ́ àjèjì rẹ̀. Strange act. Iṣẹ́ rẹ̀ àjèjì. Judgment is going on every day. Ìdájọ́ ń lọ lójoojúmọ́. Even ordinary nature. Kódà ẹ̀dá nìkan. Nature has no mercy. Ẹ̀dá kò láàánú. No mercy. Kò láàánú. If you violate the law of nature. Bí o bá rú òfin ìṣẹ̀dá. You pay the price. Ó yóò san owó rẹ̀. Hospitals are filled with people who have violated the laws of nature and they are suffering now. Ilé ìwòsàn ó kún fún àwọn tí wọ́n ti rú òfin ìṣẹ̀dá tí wọ́n sì ń jìyà rẹ̀ báyìí. The law of nature says that if you climb a fifteen story building and jump down you either die or you break your leg. Òfin ìṣẹ̀dá sọ pé bí o bá gun ilé alájà mẹ́ẹ̀ẹ́dógún tí o sì fò sísàlẹ̀ ó kú tàbí kẹsẹ̀ rẹ kan. You put your finger in fire. O ti ọwọ́ rẹ bọ inú iná. The law of nature says to burn you. Òfin ìṣẹ̀dá sọ pé iná náà yóò jó ń tàn. You are busy roaming around prostitutes and you are practicing homosexualism. Ó ń rìn káàkiri ilé àwọn aṣẹ́wó òsì ń ṣe ìṣe kọ́kùnrin máa bọ́kùnrin ṣe pọ̀ kóbìnrin máa bóbìnrin ṣe pọ̀. Lẹ́yìn HIV will catch you àrùn tí ò gbóògùn yóò hàn án tán. so judgment is going in one form or the other even in our world. ìdájọ́ ń lọ lọ́nà tàbí lómìíràn kódà ní ayé yìí. but this is the greater judgment. ṣùgbọ́n ìdájọ́ tó ga jùlọ rèé. if you sow the seed of sin. bí o bá fúrúgbìn ẹ̀ṣẹ̀. you reap the harvest of sorrow. ó kórè ìbànújẹ́. even men have their court of law. àwọn ènìyàn gan wọ́n ní ilé ẹjọ́. court of law court of justice. ilé ẹjọ́ ilé ẹjọ́. Sometimes if you get a clever lawyer. Ìgbà kan tó bá gba adájọ́ tọpọlọ rẹ̀ pé. If you get a clever lawyer. Adájọ́ tó jáfáfá. Lawyer lawyer lawyer. Agbẹjọ́rò tó jáfáfá. Or you are highly connected. Tàbí tí o ní ìsopọ̀ níbì kan tàbí mìíràn. You can escape. O lè sá àsálà. Get yourself off the hook. Yóò bo jára rẹ kúrò lọ́wọ́ wọn but not with God. There's no way with God. there are many things we may not understand about the judgment of God. but one thing is certain. ṣùgbọ́n he will make no mistake. the judges of the earth may lock up the wrong person. but God We make no mistake. Ṣùgbọ́n Ọlọ́run kò ní ṣe àṣìṣe. Right there where you are. Níbi tó wà ní. God sees you. Ọlọ́run rí ọ. He knows those who are ready for heaven. Ó mọ àwọn tó ṣe tán fún ọ̀run. Peradventure the trumpet could sound now. Bóyá ìpè tiẹ̀ lè dún báyìí. He knows those who are just hiding their filthy mind. Ó mọ àwọn tí ó ń fi ọkàn èérí wọn pamọ́. He knows those who are serious with him. Ó mọ àwọn tó múra gírí sí ọ̀rọ̀ òun. He knows those that he could count upon. Ó mọ àwọn ẹni tí òun fẹ́. He knows those who are on their way to life. Ó mọ àwọn ẹni tí wọ́n ń rin ọ̀nà ìyè. Those who are on their way to life also know themselves. Àwọn tó ń rin ọ̀nà ìyè àwọn pẹ̀lú wọn ara wọn. Are you still drinking alcohol? Ǹjẹ́ o sì ń mu ògógóró bí? You are drinking your way to hell. Ó mú ọ̀nà rẹ lọ sọ́nà àpáàdì. Lust is still controlling your heart. Ìfẹ́kùfẹ́ ó sì ń darí ọkàn rẹ. There are hidden sins inside your spirit. Àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ń bẹ nínú ẹ̀mí rẹ. You are a careless brother, you are a careless sister. Ó jẹ́ arábìnrin tàbí arákùnrin tí ò mójútó ara rẹ̀. The payday of the Almighty is coming soon. Ọjọ́ ìsanwó Ọlọ́run Olódùmarè ń bọ̀. And when it comes. Nígbà tó bá sì dé. There will be no excuses. Kò ní sí àwáwí. There will be no excuses. Kò ní sí àwáwí. All the gathering together that you have ever seen in your life. Gbogbo ìkórajọpọ̀ tó o ti rí ní ayé rẹ. There shall be none that will be greater than what will happen on the day of judgment. Kò sí èyí tí yóò ga ju èyí tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ ìdájọ́ lọ. Men from the beginning of the world will gather. Àwọn ènìyàn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn ó kórajọpọ̀. And the only question will be what have you done with Jesus which is known as the Christ? Ìbéèrè kan ṣoṣo tí wọ́n ó sì béèrè ni pé kí ló ṣe pẹ̀lú Kristi Jésù? Now you can't say it's because of my wife. Oh, it's because of my husband. mi. It's because of this. Torí It's because of that. Torí It's because I was not allowed to use my talent. <laughs> Torí talent It's because I was not allowed to do this. Torí It's because I was sitting down this person was. Uh, tempting me. torí pé mo jókòó ẹni yìí ń dán mi wò ni. nobody will listen to that message. kò sẹ́ni tí yóò gbọ́ tẹ́tí gbọ́ àwíjàre yẹn. I was invited to a university campus several years ago to minister. wọ́n pè mí lọ wá sílé ẹ̀kọ́ gíga fásitì láti jíṣẹ́ ìránṣẹ́ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. powerful and wonderful praise worship. ìyì ìyì orin ìyì tó sì lágbára tó sì dára wà. Wonderful and powerful ministrations. Iṣẹ́ ìránṣẹ́ tó lárinrin tó sì jẹ́ ìyanu. As they gave me the microphone. Wọ́n ṣe fún mi ní ẹ̀rọ gbohùngbohùn. All of a sudden there was a prophecy at the back. Lójijì àsọtẹ́lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn lọ́hùn. Says God says the spirit of the living God. Báyìí ni ẹ̀mí Ọlọ́run alàyè. But as a brother and a sister here. Olúwa pé arákùnrin àti arábìnrin kan wà níbí. They have just committed sexual immorality before coming for this revival. Wọ́n ṣe ìṣekúṣe kí wọ́n tó wá sí ìsọjí wájú yìí ni. So if they don't come out now. Bí wọn ò bá jáde báyìí. They should prepare to die within seven days. Kí wọ́n pèsè àyè sílẹ̀ láti kú láàrin ọjọ́ méje. Oh God. Lord, The place went dead. Ibẹ̀ ó pa Silence. Wọ́n pa All those who were speaking in tongues kept quiet. Gbogbo àwọn tó ń fèdè fọ̀ wọ́n panu mọ́. Perfect silence. Ìparọ́rọ́. I said in this place. Mo ní níyì. Well, I waited. Mo That's how, that's how we're taught. Bí wọ́n ṣe kọ́ wa I waited. Mo After about three minutes. I saw a brother crawling to the front. Then the sister crawling after. Arábìnrin Both of them came to me at the front. It was my duty to now minister to them when I was not there when they started. Ó wá di iṣẹ́ bá wọn sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé wọn ò sí níbẹ̀ nígbà tí wọ́n ń ṣe ohun tó ń ṣe. And I look at them. Mo wá wò wọ́n. Is it true? Ṣé òótọ́ ni? What the brother said shocked me. Ohun tí arákùnrin sọ ó mì Sir, it's her fault. Iye òun ló fà á. She forced me. Ó fipá mú mi ṣe ni. Sir, ah. So ah. this is university demon oh. Mo ní ẹ̀mí èṣù ilé ẹ̀kọ́ gíga fásitì rẹ o. Look. Wo. Say, uh, uh, my brother. Arákùnrin. Are you saying she raped you? Ṣé o sọ pé ó fipá bá ọ ṣe pọ̀ ni? Said, yes. oni ní bẹ́ẹ̀ ni. That sister said, it's a lie. Amen. Àmì. So put their message aside. Àwa gbé ọ̀rọ̀ tí wọ́n sẹ́gbẹ̀ẹ́. What they say come and talk on. Ohun tí wọ́n ní ká wá sọ̀rọ̀ lé lórí náà sẹ́gbẹ̀ẹ́. Aside. And I went to another area. And the message that he was this. Now that you are here. Nísìnyí tó Where next? Rise up your feet. All eyes closed. Don't know for how long you have been coming to these meetings. But if you cannot pray, the spirit of hell out, out of your life. You cannot repent from all your sins. You cannot decide that you must completely submit to God. You cannot decide that you want to obey all of God's commands. Something is wrong with you. Ohun kan ń ṣọwọ́ òdì sí ọ. Something is wrong with you. Ohun kan ń ṣọwọ́ òdì sí ọ. Right there where you are. Níbi tẹ́ ẹ wá ni. Why don't you cry to the Lord? Èyí ti ṣe tí ẹ ò ké sí Olúwa. Are you on your path to heaven? Ǹjẹ́ ò ń rìn lọ sí ọ̀run rere bí? You are travelling very on the fast lane. Ṣé ò ń rìn ní ìyára? To hellfire. Lọ sọ̀rọ̀ àpáàdì. Why don't you cry to the Lord? Ké sí Olúwa. Thank the Lord. Your position. Ipò tó wà. Why should you see a picture of the rapture and you're not going? Èti How come you have even never seen that picture before? Ìjọ How come you have never even seen that picture before? What do you want to tell God? If you appear before him now. Bí o How about all the opportunities that you have lost? How about all the people? that God has attached your destiny. Gbogbo àwọn ènìyàn tí Ọlọ́run ti so mọ́ àyànmọ́ rẹ̀ ń bọ́. But because you tarry in the camp of sin. Ṣùgbọ́n nítorí pé o dúró pẹ́ ní àgọ́ ẹ̀ṣẹ̀. God cannot use you, he cannot use you, he cannot use you. Ọlọ́run lè lò ọ́. He wants to use you for. Ọlọ́run ò mọ ohun tó lè lọ fún. Pray your way out of these things. Ó ṣe gbàdúrà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí lónìí. Oh Lord, I don't want to perish. Ibi Olúwa mo ò fẹ́ ṣègbè. Whatsoever wants to make me perish. Òǹkóhun tó bá fẹ́ mú mi ṣègbè remove it from my life. yọ kúrò nínú ayé mi. crucify my flesh. kọ́ ẹ́ rárá mi má gbélébùú. Don't be confused. Don't be confused. Má jẹ́ kọ́kàn rẹ dàrú. Confess your sins to the Lord. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Olúwa. Ask him to save you. Wípé kó gbà ọ́. Ask him to have mercy. Have mercy. Have mercy. Have mercy. Kó ṣàánú. Kó ṣàánú. Kó ṣàánú. Amen. Àmín. Listen, beloved. Ẹ tẹ́tí olùfẹ́. Many of us who are here now. Ọ̀pọ̀lọpọ̀ ata wà ń bí. They are running a government now. Ètò òṣèlú ń lọ báyìí. are not a governor. O jẹ́ gómìnà. Our family members are not governor. Àwọn ẹbí ẹ̀ ò ń ṣe gómìnà. are not a minister. O ń ṣe oníṣẹ́ ọba. So as far as it's concerned. Ní tiẹ̀. There's nothing you are getting from it. Kò sí nǹkan tó ń rí gbàánu rẹ̀. You're just managing your life. O kàn ń dọ́gbọ́n yí mọ́ ayé rẹ ni. Meaning that. Ó túmọ̀ sí pé. The kingdom of this world you are getting nothing. Ìjọba ayé yìí ò rí nǹkan kan gbà. How can it now be said? A ó ti wá wí. That the kingdom of God too. Ipe ìjọba Ọlọ́run bákan náà. You lost out. O tún pàdánù rẹ̀. On that one. Pẹ̀lú kíni. This is why you need to cry to him. Nílé tí ẹ ṣe láti ké sí. That whatsoever. Ipe ohun yòówù. Whatsoever. Ohun yòówù. Can take me away from this kingdom. Yóò mú mi kúrò nínú ìjọba yìí. Shake it out of my life. Olúwa gbọ̀n kúrò nínú ayé mi. Shake it out. Amen. I wish you can see the face of God tonight. kí ẹ rí ojú olúwa ní àṣálẹ̀. I wish you can see his face tonight. Mo ń fẹ́ kí ẹ rí ojú rẹ̀ ní àṣálẹ̀. You will see his weeping eyes. How ó sì rí ojú rẹ̀ tó ń yọ mí. And how can I provide life? Pé wọ́n ṣe pèsè ìyè sílẹ̀. And people choose destruction. Àwọn ènìyàn ó sì yan ìparun. How can I provide the blood of my son? Wọ́n ṣe pèsè ẹ̀jẹ̀ ọmọ mi sílẹ̀. And people will choose to perish. Àwọn ènìyàn ó sì yan àti ṣègbé. Lord, Olúwa. Continue to minister to our hearts this day. Máa bá ọkàn wa sọ̀rọ̀ ní ọjọ́ òní nígbà gbogbo. Follow us to our dreams. Ẹ tẹ̀lé wa dójú